nǹkan kò sókun yà mọ́ àwọn ti wà lọ́ọ̀mí jẹ́ nígbà tó yẹ nígbà wọn bá mẹ́rin ṣe pé ọ̀tọ̀ lá ní tí wọ́n rán ọ̀tọ̀ ní tí wọ́n rán ìráwọn oníwàrà nù wọ̀nyí ọlọ́sàbà sàánú wọn dé tí wọ́n sàtì ẹ̀ ń dákọ wa wọ́n máa fi jọba jẹun tó máa bọ̀ wá ní àyè. àwọn ń gbádùn ara wọn lọ́rùn ni ẹgbẹ́ tí wọ́n ní wáyé bàbá wọn gbà wọ́n sùn lọ́rùn o wọ́n sùn lọ́rùn o wọ́n gbàgbé wọn. Ah, ṣé kó torí pé fi nákàdì sídìkì ni wọ́n wà lóòótọ́ lóòótọ́ a lè tó láyìn bá tó láyìn pé pé ráǹdì àkọ́kọ́ àwọn kan ni ráǹdì èkejì àwọn kan ni ráǹdì èkẹta àwọn kan ni ìyí ni wọ́n pín sí mẹ́ta màkọ́ọ̀mù àwọn àbúrárù wà lọ́tọ̀ àwọn àṣẹ̀ṣẹ̀ ń de wòlíì nù òun ti jẹ òun fò ń sánmọ òun fò ń lẹ òun fa òjò ya òun lè falẹ ya òun lè ṣe tọ́bádé mọ̀kárà bí nàta ẹnu rẹ̀ ní sọ̀rọ̀ mọ́ ló fi jẹ́ pé sẹ́yìn àtò hasanatul aburar sẹ́yìn àtò mukarrabin ẹ̀yin ẹ̀wò ìbára àwọn ẹni ọlọ́run hasanatul aburar sẹ́yìn àtò mukarrabin hasanatul aburar àwọn wòlíì pẹ́pẹ́pẹ́ tó gbá àwẹ̀ tó ṣe alúwà tó ṣe tán fún ọlọ́pà tó fà á tọ́lọ ní ẹ̀fà wọlé òun náà ti bọ́ sí láyìn àkọ́kọ́ nu láyìn wìláyà dáadáa tó bá ṣe mistake lọ́dọ̀ àwọn tó ti wọlé ẹ wo àwọn àgbàlagbà fáwọn àwọn jòkó yìí tí a bá ń sí wọn bá ń lọ ní ìsìtẹ́ fàyàwó wọn lọ́wọ́ tàbí àwọn sí ìwà ní tó fàyàwó àìtúwò táwọn sí ìwù ṣètò yọ lọ́wọ́ ẹ̀tọ́ fàyàwó lọ́wọ́ láàrin títí sí àràmù ni kí sí wọ fàyàwó rẹ̀ lọ́wọ́ àràmù kọ́ àmọ́ a ti sọ ọ́ di mistake fún wọn pé ó yẹ káwọn tún sápamọ́ díẹ̀ bàbá wa rí ọmọ tó kan tó ń fẹ́ ṣe wá sí kí tó wá tó mú ya wọ́n kà sí fàájìkẹ́ kò sí kankan àdínì là ń fi ń ṣe àdínì ni àníwẹ̀fọ́ ti ṣe sí kiri àdínì ni ẹfi ogoro ṣe kíní àdínì ni ẹfagbárí yẹn ṣe kíní àdínì ni wọ́n pọ̀ ṣé wọ́n pa ọjẹ́ ábíọ́sì ṣe ní tí wọ́n ní ọwá ṣe nù. mùkárà búnú ní ṣe yìí àwọn àbúrárì ní dáyìn wò wọn ìwọlé tán náà ni wọn ìwọlé tán ni torí ẹ̀wọ́n wá anabi wa anabi fi hàn pàápàá yẹn jẹ fẹ́ni fún kínní kan sọ anabi máa ń proud pé báyìí lè ní sẹ́bi bá ṣe báyìí wọ́n ṣe báyìí tọ́ba ti yẹ̀ sí ní tá anabi ṣe kò tí wọlé tán náà ni. a máa fi wọn lẹ bẹ́ẹ̀ torí sọ́jà olókùn kan ọlọ́pọ̀ olókùn méjì wọ́n máa ń fìjọba jẹun kínní. tẹ́lá àti ń gbowó lójú títì tẹ́ ń gbowó mọ́tò ẹ̀ sáǹpù nìyẹn o àti ń gbowó lójú títì ẹ̀rí pọ̀ ga wọn nígbà ọdún mẹ́ inú mọ́tò ní ọlọ́ọ̀dá kẹ́sí wọn ó sì jọ pin náà ni àmọ́ kò ní dúró mbẹ torí pé asanatul abrar sayyatul muqarrabin ìwọ àwọ ọlọ́pàá aládé àkìlọ tún ọ̀nà tó ń gba náírà márùn márùn òun náà sàkúwò makama kejì nù ẹlẹ́ẹ̀kẹta náà ni àwọn àkẹyàr kò sí ń tọ́ka pẹ̀lú gbogbo oró oró tá n bá kì í gbogbo mọ́lúdù rẹ̀ nu lẹ́ni ọmọ sí lẹ́ni wá kò ní wá kò ní jáde kò fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́n lẹ́ni ọlọ́run pálípálí nítorí pé tiẹ̀ wá pọn lẹ́ẹ̀ máa yóò gbọ́ ẹ pé abáńláwó abáńláwó abáńláwó ní tí sọ̀rọ̀ ẹ̀dẹ́ rígbú lọ́dọ̀ tí sọ̀rọ̀ ẹ̀dẹ́ rígbú lọ́dọ̀ ọlọ́run tí wọn náà máa rò pé lóòótọ́ ni tọ́ máa wú tẹ́mi rẹ̀ máa tún jọ wọn bá pè ọ́ pé kò sì pè mí lónìí kí ni mo ṣe ń tẹ́ pè mí wàhálà dé àwọn yìí wọn àwọn àkàyà wọn ju àwọn ju kí ni lọ wọn ju mùkàràbí náà lọ kò sí tọ́ka pẹ̀lú owó rọ́gà ń bá kì í ẹnu káwọn sọ pé ọlọ́run nítorí pé ń tọ́ pa àkẹyàrùpọ̀ pẹ̀lú ọlọ́run ní wípé àlìrádà ti pa wọ́n pọ̀ àwọn àwọn àwọn mùkàràbíìn ìrádà ń pa wọ́n pọ̀ ńgbà míì ìrádà ò ní pa wọ́n pọ̀ ńgbà míì mùkàràbíìn wọn máa ro nǹkan tó wù láyé ọlọ́run sì máa ṣe yóò máa dùn kí ni mo sì ní o ṣe kó o ṣe kò ní dùn àkẹyàrù kò ní dùn rárá kò ní dùn àwọn tó ti wọlé tẹ́yẹ́yẹ́ nù wọ́n ń jọ ń ṣètò ní pẹ̀lú ọlọ́run ó ti gbà pé òun ni ọlọ́run ọlọ́run lòun náà níbi ọlọ́run bá ń lọ ó pé wọn kò pé wọn kó máa bọ́ lọ́run lọ́bẹ̀ ni àwọn àkàyàrò ni àwọn àwọn jìnnà sábùràrò àbí jìnnà sábùràrò tó ẹ bá rẹ nìkan tó lọ́n gbà fún tí ń wí bákan kan pé bákan bákan ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹni kọ́ lọ́run tó tẹ̀ síwájú díẹ̀ sí i òun ní ọmọ tó bá ń gbà tí tó bá dobi ọdún mélòó àṣìwọ̀n ọ̀ràn sọ́lọ́ lọ́rùn ọlọ́mọdé àforíjì wa ní tí ọmọ wí nù bọ́lọ́wọ́n bá tètè pa tọ́lọ́wọ́n bá fẹ́ lò gbogbo wọn gbá àti àbúrárù àti mọ̀kárùràbúnà àti àkàyárù gbogbo wọn ti wà nínú ọlọ́run tọ́lọ́wọ́n bá ti fà wọ́n wọlé fíìmà káàdì ṣèdèkẹ́ ẹ̀ńdà màlẹ́kẹ́ mọ̀kẹ́tàdìrẹ́ ní rahama. fíìmà káàdì ṣèdèkẹ́. عند مليك مقتدر الرحمن الرحمن الرحمن علم القرآن ọlọ́run ọba náà rọba àjọ kí ayé tí ń fi mọ́lẹ̀ fà wá wọlé ẹni ọba fẹ́ fà àwọn mádàdù tí ń wá láti sánmà ń tóbi mádàdù mẹ́rin madadu rúzùkì ń wá sama a sì kí owó ń tá jẹ táàmù mọ́dádù làákìlì ń wá láti jojúmọ́ ni làákàyè ń dàgbà á sí bẹ́ẹ̀ bá sùn nísìn nígbà tí ilé tún ní sí ni lọ́lọ́run ṣe fún àwọn yúróòpù yẹn táwọn ń ṣe nǹkan tí ń sọ̀rọ̀ tí ń ṣe jojúmọ́ làákàyè wọn mọ́dádù sàmáyé ń sọ̀kalẹ̀ òwúrò yìí ń jojúmọ́ lẹ̀mí ń mọ́dádùlẹ̀ elimi kọ́ yàtọ̀ fún akilu ẹlòmíì nílà ká inú kọ̀ mọ́ kọ̀kọ̀ mọ́ elimi ní sẹ̀rẹ̀ fún ṣe ìtúni yìí ó tún pọ̀ sáwọn ọmọ rẹ̀ la àwọn náà dá fáwọn máa lọ́wọ́ báwa ti ṣe tíà lọ́mọ ń ṣe tíà báwa ti ṣe tíà lọ́mọ ń ṣe tíà ńgbà tó dùn tó tọ́wọ́ àfáàlẹ́ wù ti ń sẹ́lẹ̀ lọ́ba tún ṣe sáwọn ọmọ la bí àfáà mi ò ti máa bínú pé èmi ìwọ ń ṣe tíra tí ọ̀bẹ ọ tí a ní tẹ́mi àfáàrí tí ṣe wọ́n hà lákàrí kí lọ́wọ́ hà lákàrí sí ọ̀lẹ́ ni ọ ṣe kọ́mọ̀ rẹ náà ṣe ní ṣètú ní ṣe yìí mádádù lè ilimi ní tiẹ̀ mádádù rísíkì lẹni tó ka bílíọ̀nù lónìí tí wọ́n ń ka tírílíọ̀nù lọ́la tí ọmọ bó ṣe dé nǹkan wá náà ní nǹkan wá ní. àwọn mádádù sàmá yìí wọn mádádù làákìl mádádù rísíkì mádádù rúhì mádádù làákìl mádádù lẹ́ẹ̀lẹ̀ wáyé nìkan ni ọ̀wá ọlọ́run máa wá sọ̀kalẹ̀ fáwọn ẹrú ẹ̀ láti fọ̀nà mọ̀ wá láti wọnú ọlọ́run lọ pé ẹjẹ́ àgbè báyìí ẹjẹ́ àárín báyìí ọlọ́run ní rahman tí ń ṣe bẹ́ẹ̀ àwọn fi gbogbo yìí tú rahman nígbà tí ń jẹ́ gbogbo apọ̀ ní láyé. ọba náà ló fi alukurani ló fi mà wá ibi ká máa mà á ké ká máa mà á tú ká máa mà á fá ká máa mà á lò. kọ́lákọ́lì ìnsán. ọba náà ló dá èèyàn ó sì dá pẹ̀lú bá ti máa ṣe ó dá dúdú ń dúdú ó dá funfun ní funfun ó pupa ní pupa ó kúkúrú kúrú ó gúngùn ní gúngùn ó wá wá lọ́tọ̀ọ̀tọ̀ ó sì máa ń tá àfilẹ̀ ayé wa ṣe ọba náà ló fi àlàyé àwíyé àfọ̀yé òun ló fi yé wa bá ṣe máa tò tá a máa máa gbé tá a máa máa àlàyé rẹ̀ gbé kalẹ̀. àìṣàmùsù àwọn kọ́ máa bẹ̀ wọ́n sí bẹ́ẹ̀. àìṣàmùsù àwọn wòlíì ńláńlá tá a bá fẹ́ tu ní lóga á ní àìṣàmùsù igi tọ́lẹ́dán tọ́lẹ́ka tó lè dá dúró ní jẹ́ sámùsù bí sàwùtì ti túnu jàlálù tiẹ̀ nù. alẹ́kàmọ́rù náà ni àwọn asámùsù wọ́lẹ́kàmọ́rù náà ni òòrùn àtòṣùpá anájìmù wá ṣàjárù ṣàjárù ní igi tó lẹ́ka tó lẹ́dán anájìmù ní igi tí ń wọ́lẹ̀ẹ́lẹ̀ tí ò lẹ́ka tí ò lẹ́dán bí ti túnu. aláǹtà abẹ́ ni pé asámùsù àwọn èèkàn ńláńlá wòlíì kùtùbá àwọn àgìyásù àwọn àkàtàbù wàlẹ̀kàmọ́rù àti àwọn tó jẹ́ pé áùlìyà oníwà òtáàdù níwọ̀n àbùdálù níwọ̀n táwọn tó kọ́ àwọn sùmúrùsù nínú àwọn àràwọ̀ ọlọ́run tọ́lọ́run gbé ayé tí wọ́n ń ayé lérigun ayé bí ṣe bá kálukú wọn ní wọn wọn kọlura wọn wọn ní wọn wọn nájìmọ̀ ṣàjárù wòlíì kékeré tí ń ṣẹ̀ṣẹ̀ ń dìde ńlẹ̀ tó ṣe déédéé takùn wọ́n ṣàjárù wòlíì tó ti nàró wípé kò sí ti mọ dánwò ti dánwò àwọn náà kọ́ ọlọ́run fún ọlọ́run kí ọlọ́run kí àràfà ẹ̀hà ẹni tó ga ọlọ́run ló ووضع الميزان ó sì wá gbé àwọn òṣùwọ̀n tá a máa fi mọ gíga àti dídínkù ó gbé kalẹ̀ kí ló sùnwọ̀n kí ni mizan àwọn afọ́ntọ́ sí kan tú sí akilu kí ni mizan àwọn afọ́ntọ́ sí kan wọ́n tú sí alukur'an wípé alukur'an ni mizan táàfi mèèyàn rí léèyàn rí táàfi mèèyàn bú léèyàn bú àmọ́ àwọn onísúfí wọ́n pé kí ni mizanu mizanu táàfi mọ owó nǹkan yàtọ̀tọ̀ síra wọn náà ni ìkìláàsù àwọn kan tu bẹ́ẹ̀ àwọn kan nu súfì wọn ni kí n jẹ́ mízánù náà ni wùsúlù kéèyàn ní wùsúlù lóòótọ́ mọ̀ pé njẹ́ kíní yàtọ̀ sí àbí yàtọ̀ sí náà ló sì dáa mọ̀ pé gbogbo tí mẹ́lẹ̀ pátá ọlọ́run náà gbogbo ẹ̀ mizan ó wà bá àlè mizan wọn ní tasawufu ní mizan láàrin ẹ̀sìn àti láàrin ìmọ̀ ó wà bá àlè mizan tẹ́tíkọ̀ fíìmì zan ẹ má sàṣẹ jù ẹ bá ṣe súfì látẹ́tíkọ̀ fíìmì zan má ṣe súfì àṣejù abáṣe akáwílẹ̀ kan nínú àwọn akadìríyà náà ẹ sátà yìí ń bẹ tí ọmọ sọ báyìí tọ̀ wọ́n ní látẹ́tíkọ̀ fíìmì zan ẹ dáná àwọn tìjàníyà náà látàtìgọ́ òfin mìíràn ìbẹ̀ bá fẹ́ ṣe súfì ẹ má ṣàṣejù níbẹ̀ náà onílì mi náà ń bọ́ láti rí inú àlùkùránì ká búra wa mo láti rí inú alukurani ká máa jà mo láti rí inú àdínì ká máa sọ̀tẹ̀ mo láti rí inú sufi pé ká sufi tó kù nísìnyí ká máa fi ṣe jẹgbọn. allah tatigaw fil mizan. وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان الوزن tá a bá gbé kalẹ̀ lọ́nà Sufi pé sàá báyìí lò báyìí wí báyìí ké báyìí لا تكسروا الميزان tó bá fẹ́ rí bíi ti rí fáwọn tàná bí wọn bá ti ní owí ní owí bí wọn bá ti ní òkè ní òkè látòkò sírò lè mẹzàn bí wọn bá ti ní orin ní orin ẹni bá rìn báwọn àtàná ti rìn yóò débi àwọn àtàná dé òun ṣe sùn fi òun pé àlà àlà iye ẹgbẹ̀rún tán ní ọfà òun wọn lọ hu ayà àlàmọ ńlá níbi ìwà tí ọdá ọjọ́ nìkan ọmọ àmọ́ yà lámùlá ọlọmọ tó ń ṣe fàáyínà lùsùl àlàhálà gbogbo ẹ lọmọ ni Ọlọ́run ní ọ pé àyè ah, ó ṣe síkìrì amáyà àlàmà ńlá ni wà tó ń hù àyìnà lè wùsùn. àlàtàtì gọ́ọ̀bìn mìíràn ní gbogbo màhárìmù tọ́lọ́ ló wọ̀ ọ̀fẹ́ ni wọ́n fi ń sáyé ló fi sì tẹ́lẹ̀ súfì rẹ̀ ìnìtọ́lọ̀ ní a máa rìn òun rìn ọ̀rọ̀ tọ́lọ̀ ní a máa sọ ọ́n sọ àmọ́ ọ̀dà sọ súfì bora kọ̀dà bẹ́ẹ̀ ìwọ àfáà náà kọ̀dà lè kéwúlẹ̀ o ṣe fi ṣètú ní ti ń ṣe yìí gbogbo ọmọ tí ń bẹ́ẹ̀ lọ wọn ọmọ kéwú tó fi ṣe wòlímọ̀ fún wọn. Allah tusiru al-misana nù ọ̀n fẹ́ yìí ọ̀fẹ́ kọ́ látara alukurani ọ̀fẹ́ kọ́ ọ̀fẹ́ fẹ́yàwó látara alukurani ọ̀fẹ́ wọṣọ látara alukurani ọ̀ wá sí haku alukurani fún mi. kọ́dà bẹ́ẹ̀. wàlà àrùdọ̀ wàdà àlìlànà. wàlà àrùdọ̀ wàdà àlìlànà mi ọlọ́run ló ń gbé ilẹ̀ yìí fún wa káfi ìsàyè káfi gbádùn káṣe ṣe ń bẹ́ẹ̀ fi kí àtọ́ bàbá tó wá fẹ́ tu lọ́nà àtàsáwùwò táwọn àgbàlagbà tu tá gbọ́lẹ̀ nu wọn wọ́n ní oko ní ilẹ̀ ní aha ọlọ́run sẹ̀rọ̀ fún wa lílì ànámì fáwọn ẹ̀dá tá a fẹ́ gbélé ayé gbádùn fi su níbi sufi ṣíṣe fáàkì àtúnhùn níta àjẹgbádùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà náhálù àti àtẹ̀yítà àjẹsíkùn àtẹ̀yítà àwọ̀sára wà náà lò záà tó láàkẹ́ mi àwọn nǹkan eléèso tá a jẹ tá a bo ká tó jẹ àtẹ̀yítà àsè ká tó jẹ àtẹ̀yítà àníbo tá a níṣe tá a máa jẹ lọ ńbẹ́nu tasọ́wò. wàlá hapu sọ̀rọ̀ àti fi wá rọ̀ ìhà. wàlá hapu ètò tó ṣe déédéé hapu tá a bá wọ ní ha bákan náà ni bá a bá wọ ní wàlẹ̀ hibu bákan náà ni bá a ti wọ ní wàlẹ̀ hubu bákan náà ni bá a bá ní wàlẹ̀ hapu. èso ni àmọ́ á pa ẹ̀ ká tó jẹ bàbá ní wàlẹ̀ ìbò èso ni èso kínkìnkín bí ẹ̀pà bíi bíi jéró kéékèèké nù òun èpo kéékèèké ní jẹ́ ìbò èso ńláńlá ní jẹ́ hábù àmọ́ wàlẹ̀ ìbò ìfẹ́ nù sẹ́wọ̀n pé ìfẹ́ èso náà nínú ọkàn ní gbé gẹ́gẹ́ bá a ti mọ̀ tí ẹ̀ pa gbénu lẹ̀ tí hù bẹ́ẹ̀ náà nìfẹ́ gbénu ọkàn tí ó máa dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó wà bí nta fẹ́ bí. wàlà hàn bùsọ̀lá ti fi wá rọ̀ yín hàn. ọ̀wá ọ̀nà tá a gbà ṣe súnfì tọ́lọ́hún tá a bá ṣe dáadáa àbí lèmi náà la lò dáadáa ni abalukuraani la lò dáadáa ni àbí wàásì la ṣe dáadáa ni yóò bí hubbu fún wa yóò bí hibbu fún wa yóò bí habbu fún wa zulaasiri warayan fàbí ayé aláìra ìkùnmá tó kàrẹ́. fàbí ayé aláìra bí kùnmá tó tijaniya àti kàríkà kàdìríyà bí ayé ala rabbikuma tukazibani kí ló kù tọ́lọ́hún ò ṣe fún yín tẹ́ máa jà. ọ̀pọ̀lọpọ̀ ìjà nàmí máa rí dèmí náà. àti kọ̀dìríyà àti tìjàníyà bọ́ bá fa tẹ̀síwá yẹn lọ́nà kọ̀dìríyà ń já síbi ọ̀fẹ́ bọ́ bá fa lọ́nà tìjàníyà tukazibani ọ̀nà àjàdà ọ̀nà ebúdà iṣẹ́ là ní bọ́ ọba ṣiṣẹ́ kàdíríà tó ọba ṣe tán ọbọ̀ síbi tìjà ní ọ̀ṣẹ́ sọ́lọ́ ọkùn ọ̀fẹ́ ni ẹ̀dá mi ló ẹni ọba tí ọba náà kọ́ náwó ká dáa mọ̀ láàrin wa pé ọlọ́run ò ní fẹ́ ọlọ́run ò ní gbà pé tí ọba ṣiṣẹ́ tìjà ní àtọ́ bá ká ala dáadáa kó ṣe ti kàdíríà náà sọ́lọ́ ò ní gbà wọ́n fẹ́ dẹ́ni tí òpó ọlọ́run ò ní gbà mọ́ ká dáa mọ̀ láàrin wa pé ó sì fúfú jáde nínú al o sì gbọ́dọ̀ sọ lẹ́yìn tó ọba lè sọ lójú wa ní ọ̀gbọ̀lọ̀rọ̀ sọ lẹ́yìn wọ́n bá àpò olè sọ bọ́ọ̀tà kó pé ọ̀fọ́lọ́ ń búra pé bẹ́yàn bá ti ṣe kàdìríyà o tó bá lọ ń lo nǹkan tìjàníyà ọlọ́run nígbà wá sọ àbíkọ́ pé ọlọ́run ọba bá ti ṣe tìjàníyà o ní máa ń ṣe lọ́kọ́ tó lọ lo nǹkan kàdí ọlọ́run nígbà wá sọ tọba ti ní onígbà tiẹ̀ náà ní onígbà yọgbà tiya فبأي آلاء ربكما تكذبان èwo la fẹ́ pè ní ọ̀nà Ọlọ́run tó ṣe fún wa ọ̀kan nínì látara bẹ́ẹ̀ afáwọn mẹ̀sùláùdín a ti mọ̀ wípé ẹ ó kù kan ó tún kù àyà kan bẹ̀ tí mo fẹ́ lò. mọ́sùlùmí kẹ́yìn ni ibùyọ méjèèjì tìjàní àti kàdíríyà wọ́rọ́bùlì magrebeeni àti bùwọ́tà méjì lọ wọlé sí ibi wọ́n ti jáde wá àti ibi wọ́n wọlé sí síbá gbọ́ wípé nù tàn yí pé ní hasan àtòsẹ́ni náà ní gbogbo ẹ̀ hasan àtòsẹ́ni ń bọ́ lọ́ forí sí síbá náà mọ̀ọ́mọ̀ náà ní gbogbo ẹ̀ irú àparáká parata ń dáwọn yìí kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ wa lọ́mọ rọ́bùlì masiri kẹ́yìn ni wọ́rọ́bùlì magrebeeni. فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان olúwa náà ló ní albahrain odò méjèèjì odò tìjàníyà àtodò kàdíríyà màrájà ó ní ọmọ sàn yẹlítàkìyàn kò sọ́gbọ́n tí wọ́n dá tí wọ́n ò ní pàdé ara wọn kò sọ́gbọ́n tá a dá tí wọ́n ò ní mí ti ara wọn kọ̀sọ́gbọ́n tá a dà tí wọn ò ní lọ́ọ̀fù ara wọn kọ̀sọ́gbọ́n tá a dà tí wọn ò ní láìkì ara wọn torúkọ lọ́n sọ pé máa jẹ́ bàárẹ̀ yìí ní ìyára tẹ́kẹ̀ án bẹ́yìn náà máa bàrí sọ̀kó láàbòkíyá bẹ́yìn náà hù máa ẹnu tó wà mẹ́rin pé láàrin àwọn méjì bàrísáwù mẹ́mbẹ̀ sùrùtù mẹ́mbẹ̀ sùrùtù àwọn méjì náà ni pé láàyàbòkíyá ni àní sàbòsí fúnra wa kéde pé sùúrù mọ́tò láyà bó kì í yá nìyí wọn gbọdọ̀ súnmọ́ra wọn gbọdọ̀ kan láàlá bàgáyà bòbí ọ̀sàbòsí ọ̀sàbòsí ni láyà bìíyà tìjàníyà gbọdọ̀ sàbòsí fún kàdíríyà kàdíríyà gbọdọ̀ sàbòsí fún tìjàníyà lọ́mọ ara rẹ wàláì mo ti fi ọlọ́múra tó o bá di ẹrù tìjàníyà mẹ́rù rẹ wọ kàdíríyà ò ní lọ tó o bá di ẹrù kọ̀díríyà mẹ́rù rẹ wọ tìjàníyà ò ní lọ kí ló fi ni pé ẹran kan náà ni wọ́n wúlà ìka aláhùdà mi rabbihim wà wúlà ìka àpè ọmọ lò sùrùtù o àpè ọmọ lò sùrùtù sùrùtù tí wọ́n bá fún yàn kó lò náà ni pé mizan ọlọ́run ti gbé kalẹ̀ lò nta àfa kọ̀ọ̀kan sì fi ṣiṣẹ́ tiẹ̀ nígbà tí àfa sì tún ní ọ̀dà lẹ́kí wíwẹ̀ ń sìn ó fi sùúrùtù sí ọ̀tẹ̀ fọ́ọ̀mù máa dé láago mẹ́jọ máa dé ọmọ jáde láago méjì ọ̀sán ọkà ilé ò tó lọlé wọ́n bá ká ilé àkọ́kọ́ rẹ̀ ó sì máa dáhùn rẹ́gísítà sùúrùtù nù bẹ́ẹ̀ náà ní Tìjàníyà ní bẹ́ẹ̀ ní Kàdíyà ní. èyí tí ń ṣèyàn ni wípé kó o tó wà fa gbogbo sùúrùtù Tìjàníyà bó o ló ṣe ráyè wà fa sùúrùtù Kàdíyà kò jù bẹ́ẹ̀ lọ ẹnu mọ́ ẹnu mọ́ àwọn ìpè ẹ wá sọ ọ́ dé ìwọ̀ ẹ sọ ọ́ dẹ̀sẹ̀ ah, ah, kì í ṣẹ̀ṣẹ̀ kéèyàn sì kú ọ̀ ní kọ́kọ́ kú ọ́nbì kan kọ́ bọ́ọ̀bì kan kì í ṣe haram ẹnu wọn ni pé má ṣàbòsí má ṣe nìfàákù wùfàákù ni o ṣe má ṣe nìfàákù hùnà kàlfàákù bayna nìfàákù wal wùfàákù tó bá pé wùfàákù ló ṣe àwọn séwù méjèèjì wọn gbà wọlé ní àlùkìyàmà kò sí ìjọ ní báárà kàlẹ́ náà méjèèjì àmọ́ wọ́n pé nífàkù ló ṣe ẹnì kíní onígbà ẹnì kejì onígbà mọ́rọ̀ yìí pé ńgbà tí mi jẹ́ Tìjàníyà wàláì mọ́fẹ́ sí àwọn ẹ̀yìn tí ẹ̀fẹ́ rí Kàdíríyà lójú ọba jọ àkè àmọ́ sí abala Tìjàní ọ gbọ́dọ̀ dé yìí o àwọn ọ̀gá mi tẹ́mi gbà fún ni wọ́n tán àdìyẹ ọlọ́ọ̀fẹ́ wọn ò sí ní ẹrù mi àmọ́ wọn rẹ nínú. ìyàfàrújú mi ni ó máa ń lo olówó ẹlẹ́mọ̀rí jẹ́. ẹ lákòjá máa èwo la ṣe lọ́nà méjèèjì tí òkun ni mú oore jáde ní àbọ́sà amọ̀rú ẹja tá a pa lókun a sì mọ̀rú ẹja tá a pa lódò ọ̀sà góòdì ń bẹ nínú òkun àmọ́ dáyámẹ́ǹdì ti ń bẹ nínú ọ̀sà àmọ́ kẹ́míkà ti ń bẹ lára òkun àmọ́ kẹ́míkà ti ń bẹ lára ọ̀sà tẹ́ bá dọ́dọ̀ àwọn ní sáyẹ́ǹsì odò méjèèjì kò sí mi ربكما تكذبان ولو الجوار المنشآت بالبحر كلالا ولو الجوار المنشآت بالبحر كلالا odò méjì táwáwì olúwa ló ní àlìjàwárí níjẹ́ ń pè ń jàwárí lọ́kọ̀ omi àwọn sọ̀fọ̀rí ńlá ńlá ti ń bẹ lójú odò ní jẹ́ jàwárí al-munsha'atu bil-bahri kal-a'lami tí wọ́n ga bí ìlú àwọn èèyàn ìbí èèyàn ti ń bẹ ní tàríkà méjèèjì olúwa ló se wọ́n ṣé àmàlà ti já nínú ìkànnì ẹ̀ Ibrahim Niyasu nínú ìkànnì ni ṣé àmàwùlá nínú ìkànnì ni àwọn síṣẹ́ nínú ìkànnì wọn fi báàrì tìjàníyà àwọn adọ́dọ̀ báàrì kàdìríyà àríṣẹ́ onásùn kábàrà fánidásà láti àwọn aríwọ̀ àwọn bí àwọn ṣe Usman bunu fòdì ẹ̀ àtúnrí àwọn buhaya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀nà kàdìríyà àwọn mùsàátù fìlìbárì kálí àlámìnú ọ̀kọ̀ọ̀kan wọ́n tàn nẹ́bì kọ̀ọ̀kan tọ́wọ́ aláàláyà ọ̀ àtànù pàràbú àwọn ọ̀ ti gbàgbé kúrú àwọn ọmọ ọmọ bẹ́ẹ̀ ni àwọn àràwọ̀ hálí tí wọ́n kú ọ̀dànù tí wọ́n níjẹ́ odébi tó ń lọ yà pẹ̀lú ẹ̀ mọ́ sẹ́m ọ̀sìnmi ẹnu ẹ̀ ọba wà fọlọ́n falibarika síbi tí mo wà yìí ọmọ afalibarika tọ̀hún náà tọrọ. fábí ayé ààrẹ tani ò ní tán kó ló máa ní àlẹ́ àfààní àtẹ̀ntó ṣe Tìjàníyà yóò padà tán náà ni alifana òfin láìlà àwọn wí kó ló máa ní àlẹ́ àfààní kó tó wá di fanáwù dùn ní ìwọ ti ní fanáwù fìlà nǹkan méjìlá mo ní wọ́n kàlẹ́ kan mo kà mẹ́ta àtàkọ́kọ́ tó jẹ́ mọ̀bádìwù ipe al-ilmu wal-amal wal-ikhlas ọwọ́ akú mẹ́ta àtàrin. tí ń jẹ́ tí ń makasidu rẹ̀ kí ni mẹ́ta tààrin ni pé tó bá fẹ́ lónìí nínú ọlọ́run ó kọ́kọ́ jẹ́ alimuhibbu kó nífẹ̀ẹ́ ọlọ́run tààrà gẹ́gẹ́ bá àti méjì obìnrin bá a bá ti méjì obìnrin tó fẹ́ ni kò ní dáhùn bọ́ fẹ́ bí almuhibbu fillahi lè yọ jẹ́ tí a máa ń jẹ́ muhibbu fillahi ọ jẹ́ àwọn amírù rẹ̀ ọmọ pé àwọn nàwáyì rẹ̀ gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa sá fún mọ́tọ́lọ́ ló wọ̀ fẹ́ nísà abdulkadir fi dáhùn wípé qaddasallahu sirrahu pé nínú ṣe ojúmọ́ tí yẹn gbọ́dọ̀ ṣe fún múmi náà ni alákọ̀ọ́kọ́ imtisalil awamir ẹlẹ́ẹ̀kejì istinabin nawahi ẹlẹ́ẹ̀kẹta arida bil káàdì yọnu sí kádàrá lẹ̀ kẹta tí mẹ́ta ń bá ti tọba súnkẹrẹ tọba yé ṣiṣẹ́ tọba yé bẹ̀rẹ̀ ọwọ́ àdì habibullahi ọ̀rẹ́ ọlọ́run ọwọ́ àdì pé kọ́dàbọ̀ ọba gbàgbéra tó sùn tọ́ ráyè ṣe náfìlà rẹ lọ́ọ̀bá sùn lọ́ọ̀bá máa ń lálàpọ̀ ṣe náfìlà lójú oorun ó ti kọ́fà ojú ayé torí ẹ̀sìn ti kúrò nínú ara rẹ o ti bọ́ sínú orúhù ìwọ náà ti kú ònú bọ́dì o ti bọ́ sínú rúhù o ti ìsánù fìrọ̀ tọ́lá tó tẹ̀síwájú ọwọ́ akú ní habibullah wa di mahbubullah mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀kejì nu muhibbullah habibullah mahbubullah ó di mẹ́fà makasidunu ẹlẹ́ẹ̀kẹta tó wá parí ẹ̀ tí ó máa jẹ́ gáyà tí ń jẹ́ mẹ́ta òun náà ni alikaramatu alijalalu àti jamalu alijalalu àti jamalu àti kamalu mẹ́tẹ̀ẹ̀ta bọ́lọ̀ ń bí yàn bá sí lọ́run títí títí dé ju ibi tá a wí ẹ mo sọ́rí mo fòkan láàrin bẹ̀ ti parí yẹnu èrè rẹ̀ tọ́lọ̀ ó fún wa ní mo kà ní sínú èyí tí ó fi sì kẹsàn mẹ́ta tí ó kún mẹ́fà tí ó fi jẹ́ mẹ́sàn òun náà ni yóò adé màkàmà tá a wí nínú màkàmàtul kọ́ nàzọ́là síbẹ̀ àbí kó dé màkàmàtul muqarrabin àbí kó dé màkàmàtul al tọ́lá ti wá débẹ̀ nítọ́lá wà fi ṣèrè fún kí ó fi máa jẹ́ pọ́wọ́ wọlé táyé ó fi máa dáàmà kó dé ó wòlíì náà ní kíni alìjàláàlù àti jàmáàlù kí ni túmọ̀ jàláàlù tọ́ba dé tọ́ba dásìkò kan yọba máa bínú ṣé wọ́n sì wá òun bínú kílẹ̀ ń bínú sí àná alẹ́ ṣe kí ni bí mo ti yẹn ṣe tí n bá ti ti ń bínú nǹkan máa dàrú sẹ́ni ti ń bínú sí ni jàláàlì ọlọ́run ọlọ́run transfer rẹ̀ sí ara òun náà jàlálí ọlọ́run pẹ́pẹ́lọ́run bá bínú nǹkan ọmọ ṣe ọlọ́run ti wá transfer sóun náà nígbà tó ti kọjá abodè mẹ́tẹ̀ẹ̀sán tòun nǹkan ọmọ wá ṣe jàmàlí ọlọ́run ó transfer rẹ̀ sí inú ẹ̀ bá ti dùn sí yẹn báyìí orí ọmọ ṣẹlẹ̀ sílùú ẹ̀ ni wọ́n ní ṣé mùdírù ló ṣàdúrà fún mùdírù misuwahudin ló ṣàdúrà fún nígbà tí inú mùdírù dùn jàmàlíyà nù àmọ́ nǹkan ọmọ kọ̀ǹtúrà rẹ̀ bí méjèèjì nkankan kan ma ọmọ kọ̀ǹtú tí ń bẹ lọ́run ní ọmọ kọ̀ǹtú ẹ̀ torí ọlọ́run ó máa bínú rẹ̀ ọlọ́run ó si máa yọ́nú látara ẹ̀ sẹ́ni tó bá fẹ́ yọ́nú sí òun ni méjèèjì mọ́ àwọn èèyàn yìí wá sábà síra kankan bẹ́ẹ̀ nì torí àti àti láti láti ní ti máa fún wòlíì ìdí ni tí ó fi wá gbàtànjẹ tí ò ní mọ ara rẹ̀ mọ́ wọ́n bá rí pé òun sọ̀rọ̀ ọ̀sẹ̀ òun bínú nǹkan sí òun yọnu nǹkan sí ní ọba pé kò sí bòwò ti jẹ kò sí tí ò ní pera rẹ̀ lórí pé a ti tọ́ díẹ̀ díẹ̀ fún un jamali àti jalali ọlọ́run ìdádúró wa ni ẹ̀rọ bí ó ti ń polówó àyè ń polówó àbá mi wá wo àbá dáúdáú àbá abdullahi àbá saki gbogbo wa tẹ̀ ń polówó yìí káwá tàkàkà káwá dé pẹ́tọ́ àti wàhálà náà eh? aláhàtọ̀ àwọn ogójì tá a gbàǹjo ní yìí ní ìjọ wa jásí rè mo ní jásí jàláàlù tọ́lọ̀ ń ṣe fún ibo jàmáàlù tọ́lọ̀ ń ṣe fún ewé tó tún ṣe fún kankan tó ṣe fún èrà tó sì ṣe fà kéèké náà ni wọ́n yọ wá kà sí nǹkan bàbàrà ẹ dákun sí yẹn súnmọ́ kéèké jàláàlù tàkéèké ju tiẹ̀ gan lọ jàlálíyà tọ́lọ̀ ń ṣe fẹ́ jò jàràlí àtọ́lọ̀ ń sẹ́sára aná tí ò sí tọ́bọ̀ ṣé ìwọ́n níbi tó ń lọ́nu àbí jàmálì àpò òǹrówó ọ̀nkọ́lé òǹlo mọ́tò jàmálì àti ibo tí ń lọ́n ṣe fún tó ṣe fún ẹni tí ò ti ẹ̀sìn rárá rárá tó ṣe erímọ̀fọ́ wá gbégun iná ni gbogbo wa tá à ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ká má wọn ara wa ká má jẹ́ kí jàlálì ọ̀tàn wa jẹ síwájú ọlọ́run ká má jẹ́ jàmálì ọ̀tàn wa jàlálì àti jàmálì àtẹ́tì ń lò kì í ṣe tọ́lọ́run àdàmàdìní wọ́n tẹnu ni wọ́n tẹnu ni bàbá la fẹ́ lọ ọ̀dọ̀ ọlọ́run ta ẹ̀ mọ iye ọdún tí wọ́n fi ṣe ẹ̀ mọ iye ọdún tí wọ́n fi débẹ̀ torí kò sẹ́ni tí ọlọ́run ó fún jẹ̀lá líyà àtọ̀dọ̀ ọlọ́run tí ò ní páyà ọlọ́run kó tó sọ̀rọ̀ kò sẹ́ni tọ́lọ́wọ́ fún jẹ̀lá jàmáàlì àtọ̀dọ̀ ọlọ́run pé kọ́ sàdúrà pé kó wọ́n máa dé kó sì máa dé kọ́ wá dé kó wọ́n ni ó ti mọ̀ pé wọ́n bá ṣépè yọ ọ̀sẹ̀ inú àkáǹtì òun ni tẹ́ ẹ bá rẹ̀ nìkan ti ń wí tí ń ṣe tí òye máa wí ní kì í ṣe tọ̀dọ̀ ọlọ́run tàṣítà nínú. nítorí bẹ́ẹ̀ gbogbo wa káwa lọ bí àyà tọ́lọ́run wípé ó lo mọ́ni alẹ́ àfẹ́ni wàyàbùkọ́ ọdí wọ́n fi kàmílì jẹ̀lẹ́ẹ̀lì wọlé kìrọ́ọ̀rù. فبأي آلاء ربكما تكذبان إواجه إيه الله صلى الله عليه ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان إذن وفي صفوانك ولمن خاف مقام ربه بقواتاني لوني مقام طلب بقواسي ẹjá bẹ̀rù màkámọ̀ ọ̀hún mọ̀kánmọ́tòlì ẹlẹ́mì afáṣetún ní lò nísì ń bẹ lára rẹ̀ ń sun jáde wàlùmọ́nìkàfà mọ̀kánmọ́ àràbí kó náà bẹ̀rù ọlọ́nkún tó o bá tún bẹ̀rù ọlọ́nkún ọlọ́run tún sẹ̀ wárọ̀ fún ọ jù báyìí lọ kó tún fi bẹ̀rù ọlọ́run kù sí ń bẹ̀rù ọlọ́run la fi kójọ yìí kò lo nǹkan kí nǹkan o àmọ́ tó bá tó wá fi bẹ̀rù ọlọ́run kún janna taani aljanna méjì jannatu duniye o jannatu akhira. waliman khaba maqama rabbi jannatan. ẹni tó bá wọn bá fún ni maqamatu taqdimi tí ń jẹ́ muqaddam tó ń kaddam àwọn yẹn pé ẹ wá gbowó ẹ wá gbowó ọwọ́ kí ló ń fún wọn. ibà wọn ọlọ́run ni wọ́n kò yẹ́dùn láì olùmọ̀kádàmù tó ń jẹ́ tó bá kú wọ pẹ̀lú ọlọ́run la wí èyí rẹ̀bẹ̀rọ arin ta tá dàlùkí bàbúrà tá dànù gbọ̀n sí wọ̀nyí irun gbọ̀n tọ́lọ́ mi dá sí tí fi ń senú lé ọkọ̀ kò sí máa sọ. tó o bá wá lè rọ́jú ní mọ̀kádàmù tó jẹ́ jẹ́nà táàní á sòrí táyà ti tọrọ fọ́ wọ̀lìmọ́ni ká bá máa kọ́ máa rọ jẹ́nà táàní ẹni bá ń jẹ́ àlífà kó lo mọ̀kábàtò tọ́ bá lo kìláàfà dáadáa ọlọ́run ó tún pro yóò ṣe kí ni yóò promote yẹ ó di ṣéwù kọ́dà bó tiẹ̀ kalẹ̀ ó di ṣéwù níjọ́ ọlọ́run bá gbé àwọn sùyókù dìde ìwọ náà máa máa ẹni bá lo ṣéwù rẹ̀ dáadáa pẹ̀lú bẹ̀rù ọlọ́run eh, àmọ́ wọn pé ẹni tí ọba kò mí ṣe wò la ilaha illallah wàá mú ọtọ́jú wo kalẹ̀ ọtọ́jú àfọ̀sẹ́ kalẹ̀ ẹni tí ọba kò mí ṣe wò kí ti ọmọ bàjẹ́ kọ́ máa yàgbẹ́ kọ́ máa ṣe kú sáré sẹ́bẹ̀ ń ṣe àbùkádì ṣe bẹ́ẹ̀ ń ṣe àbá já ní ṣe àìní lẹ́yìn àìní láti bọ̀ tánu. ولمن خاف مقام ربه جنتان wọ́n tó sì ṣe súnfí tó ṣe rí ìtìjàní àtọ́ ṣe kàdírí àtọ́ jẹ́ ìyá látàrí makama tó gbọ́ náà sí ilé ọkọ̀ bẹ̀rù ọlọ́mbẹ̀ ìwọ nìyá lé makama kan nìwọ náà rí un ó ti mọ̀ pé nítorí wá sọ fọ́kọ̀ rẹ ní ó ní ó ṣe wọ́n bá wọ ó ní wọ́n rọmọ ìyàwó rẹ lọ léwe ó sì wọlé pé rárá kò sí tiẹ̀ mbẹ́ ó ti mọ̀ yí pé remote ọkọ rẹ ó wà lọ́wọ́ rẹ ọlọ́run ti gbé lé lọ́wọ́ màkàmàkà lè náà. wọ̀lẹ̀mẹ́n káfà máa kọ́ ọmọ ọ̀fi ni wà jẹ́ ń bẹ ní ìmọ̀ gbọ́ oṣù tí ń bẹ ní ọmọ gbọ́ ológun tí ń bẹ ní ọmọ àwọn tó bá bẹ̀rù jannatani yọ́dà fún ọlá yọ́dà fún ọlọ́run fábí ayé ààlà ìrọ́bì kúmọ́ ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ọ̀tọ̀tọ̀ ni tí kó wa wá rí lára ṣe Adam tá a bá jòkó lọ́fíìsì báyìí ìmọ̀ owó bàbá mi báyìí bóyá ńgbà tí mo ti rú fẹ́rẹ́fẹ́rẹ́ rú wọn lọ́dọ̀ àwọn àgbàlagbà ká tó dé mọ́ríkàsì ni bàbá máa wò mí náà a wíwò ọmọ wa kọ àmọ́ wa ìmọ̀ wa gbọ̀n ńgbà tí wọ́n bá ṣe máa ní wọ́n bá bínú bákan bákan àti tún rí lónìí tí wọ́n bá sì ti ń bọ̀ wàláì kí wọ́n tó dé èmi ọba sá lọ kíláàsì nígbà lójú wọn kíláàsì lábà máa lọ ṣiṣẹ́ wọ́n bá ní táwùdà dẹ̀ lọ pè wá wọ́n ní wọ́n ti sọ́kílá àní ẹ̀ lọ pè wá abájú ànàkùn làṣàlámà àlékún tábàjòkó ni èyí lẹ́yìn tí a mẹ́ kíláàsì ni ẹ àrò kó wọ́n ràn án sí àwọn oníranṣẹ́ àmọ́ àwò báyìí ẹ fi yókù lẹ̀ omi kí n sọ díẹ̀ ń bẹ̀ tí mo mọ̀ pé mo ṣe ríire gbáà ọlọ́mọdé àjẹ́ ilẹ̀ náà tó ń ra gbogbo àjùbá yìí lọ wọ́n jẹ́ dérí bú máa lọ́wọ́ iná ẹ̀ ní ẹ̀bà fún ìmọ̀ wà láì ẹ̀ ṣe bí wọ́n kùn mí lórun ni níbà sùn lọ ya tí ní ma tó kùn mí lórun níbà lọ ríra mi ń bì kan bí ẹni yípa tún. lọ pẹ̀lú bàbá níbà máa rí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọn ò ní bá mi sọ lójú ayé wọn máa bá mi nínú ọkàn wàláhì rà sí mo ti àdísù náà kó tó di pé bàbá papòdà ń ṣẹlẹ̀ láàrin ní pẹ̀lú bàbá iná ẹ̀ níbẹ̀ nìkan bá wíkí nìkan ẹ̀yìn etí mi ní bọ́ọ̀sì torí mo ti gbọ́ ohun tí tí sòdodo ọ̀rọ̀ màkàmà ṣé wàá dàmbò àyà púpọ̀ màkàmà tọ́lọ̀ ń kó nǹkan ti yẹ tó sì lóun ọ̀fẹ́ ọlọ́run kó nǹkan ti olóhun ọ̀fẹ́ bàbá ní alimọ́tò ó sì ti ní mọ́wótù anil hawa ó sì ní mọ́wótù anil irada makama mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ alimọ́rù alátùl àkírà fílù wìláyà tẹ́ máa ń wá aliwìláyàtul kúbùrà tẹ́ máa ń wá aliwìláyàtul kúbùrà mẹ́tẹ̀ẹ̀ta òun kò sí nǹkan kan mi ìtafaka alẹ́ ìsòfìyún torí ń gbà ẹ̀pọ̀ lọ́mọ kéwù ni wá a sì ń lé nǹkan káwá ní ká ní program pé tó bá kàn yí ní kàn yí ní kàn kọ́ ọmọ bí odé kọ́ ọmọ káwá fi gbé gbogbo wa wò tá n tanra wa tá n jẹun káàkiri tọ́lọ́ ń bọ̀ àṣírí wa tá n tanra wa. alimakamoto kubura ti ń bẹ fún gbogbo òlì pápátá gbà ayé tàrí kàtí bá ṣe òun ni kíni alifanawo anilkaliki tí ṣe alimawutu anilkaliki kó o ń jọ kaba yẹn kó o kú láàrin èèyàn ogójì ọjọ́ wọ́n wọ́ ọtí kí ló dé ní wàhálà ẹ̀ka ẹ̀ka lẹ́yìn ó sú mi mo fẹ́ bọ́lọ̀ ti fàájì díẹ̀ lágbájá ní òbí àbùkátà mi kókó lọ́rọ̀ rẹ̀ àfi tí n bá lọ́dọ̀ lágbájá ní òyìnjú kókó lọ́dọ̀ rẹ̀ kó dóńgbò pé bọ́ba ti ṣe mí sí ṣe mí sí bọ́ba ti ṣe mí alimotu anil khalikini ẹlẹ́ẹ̀kejì ni alimotu anil hawa anọ́sùn àmáràtùbí súwì ẹ̀mí tí máa ń pààyàn láti pé ṣe ṣìná jalè gbówó lówó dàápọ̀ dàárú sọ̀rọ̀ ẹlẹ́yìn máa bú máa ṣe kéta máa jìn lẹ́sẹ̀ ẹ̀mí yẹn kọ́ wá fèsì ẹ̀ bájà èmi ọlọ́ta kankan tèmi gbogbo yẹn lèmi bá ṣe kọ́lá bí ń pa mí lọ wọ́n ò rí wọ́n pè wọ́n ò rí wọ́n gbọ́ wọ́n pè wọ́n gbọ́ torí mo mọ̀ kó nǹkan sètáànì ní ti ìbọn sètáànì náà kọ́ olúwọba lọ́rùn sètáànì náà pàápàá ọ̀nà àti máa bára jàdá ń bẹ̀rù ẹni tí ń bọ ọjà náà ni ti ń bá òun náà jà òun náà gbádùn òun gangan ọ̀làlàáfíà kò rí kò rójú tó ara ẹ̀ lẹ́yìn kan bá ló lóògùn lòun àjẹ́ lòun ti ń halẹ̀ wá wò ó wo láìpẹ́ ẹ̀ má bẹ̀rù ẹ̀ mọ́ ó rí i pé òsì ń bẹ lára ẹ̀ àìgbádùn ń bẹ lára ẹ̀ ilé rẹ̀ yẹjú lọ́ba sí mi alimọ́tò náà ni ẹlẹ́ẹ̀kejì bàbá yìí sì fẹ́nu sí wàá yìí sì fẹ́nu ẹlẹ́ẹ̀kẹta alimọ́tò anil irada kọ́ ọmọ wà á fọ́ ọmọ pè mùláwù fọ́lọ́ mọ́ àmọ́ wá jọ pé ọ́ olúwa pò lọ̀rọ̀ ìjà dàrú báyìí kí ni ń dàrú kọ dàrú lọ́dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ ló ti dàrú bó ti fẹ́ ló ṣeun ní jẹ́ alimọ́tò alẹ́ ìrada àwọn àbá wa ní màkàmà yẹn o màkàmà tó àwọn màláìkà ni o kò sí bá ṣe ṣe tí ò ní mọ ọrùn lára wa o kódà àwọn ànábì ọlọ́run àwọn náà ń wọlé wọ́n ń jáde ní màkàmà alimọ́tò alẹ́ ìrada torí ànábì zakabi ní tọrọ ọmọ sẹ́fẹ́ kò má ta ní lè rádà mi ẹbí ni ọdẹ láti wá sọkún ẹbí ni wà ní láti omi ní wọ́n sọ ọlọ́run láti ṣe bá ọlọ́mọkùn kò lè fara mọ́ kó wọ́n kú bá wọn. sẹ́ẹ̀ rí i pé àwọn náà rí bẹ́ẹ̀ tọ́mọ ọmọ anábì sì kúnjọ léyá tí wọ́n ń sùn tí ń sìnrún kí tẹ́kìbí di méje ó sì rún àdóṣòwò náà wọ́n ní àwọn anabi ọlọ́run náà wọ́n máa wọlé ńbẹ̀ wọ́n máa jáde àwọn màláíkà nìkan ni láyà àsúná allah ma amara hom wọ́n fọ àlùna ma yọ̀ marun. àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ rìsíbi ìrádà púpọ̀ ní àbá ti rìsíbi ìrádà tó bẹ́ẹ̀ ní oṣooṣù àṣírìkùbìlà. ọ àfa máa wọlé àfa yìí mo bí njọ kan mo láàfa ó ó ní àbá dáadáa ó ní ṣe ọ̀rẹ́ ni mo pè ọ̀rẹ́ ọ̀rẹ́ mo níhìn

bí wọ́n ti bí ọ ni wọ́n bí òun náà bí wọ́n ti bí ó sì ti fara mọ́ bọ́ọ̀lù ti ṣe tòun bí ti ń bá a lọ nínú ẹ̀dùn sọ́lọ́n tó ìwọ tó tó wọ aṣọ tó tó inú rẹ tó ń bàjẹ́ pẹ̀lú aṣọ tó wà tó ó ti mẹ lápò rẹ tó o gbé àdánwò pọ̀ lára wọn bá ṣé òun tá ń tẹ̀lé pé ṣé òun tó ń tẹ̀lé pé sírú ẹ̀ inú rẹ ṣe ń bàjẹ́ pé oúnjẹ táwọn ọmọ jẹ kéèdí ṣéwù kankan ségè ni kéèdí kankan torí ti ti ń ṣe ju tẹ̀yìn ní ti ń ṣe ju nítorí bẹ́ẹ̀ wọ̀lìmọ̀ ń ká فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المهوى والمن خاف وأما من خاف <laughs> مقام ربه ونهى نفسا ونهى نفسا عن الهوى <laughs> فإن لجنة هي المأوى خوف مقام متى نمنو القرآن ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى هم بلوصله ولمن خاف مقام ربه janna taani òun bẹ̀rẹ̀ sọ́dọ̀tò rahman ọ̀kan tó wá wà lókè ń gbé wọ́n lùmọ́ ní káfà màkámi wọ́n káfà wá èdè gbogbo ala ní màkámà lọ́dọ̀ ọlọ́run àwọn àkan ọlọ́run fi kàrámà kún tiwọn kọ́dà ẹlòmíín tẹ̀lé séwù mi kẹlòmíín tẹ̀lé wa kì í tó ṣe bí ajùwọ̀n lọ ni ó sì jù wá lọ àmọ́ lọ́wọ́ fi màkámà kò kàrámà kún ẹni àṣìfi karama kún tiẹ̀ asọ́ lẹ́nu ni òun gan ló lè tètè ṣiṣẹ́ ẹni karama kún tiẹ̀ ọlọ́run bò láti àjẹmọ́nùnù òun ní jàjẹ̀dálẹ́ èèyàn mélòó lágbègbè sí tí ò ní jù pàkọ́ tálákàtà sí pé máa wọlé máa wá tí ò ní fẹ́yìn tí òun náà ní sapá báyìí tí ò ní gẹ̀rọ báyìí táwọn náà ń falè kí ń ṣe báyìí èyí náà àti bọ̀tẹ́ yìí wọn tí tábà rìnà yìí a kọ́ mọ́ kéwú ni o a ṣe súnfí ni o a ṣe wáàsí ni o kò gbá fáàrí o kò sì gbà rí fi ká má gbàlagbà ká má ẹ̀gbọ́n lẹ́gbọ́n màkàmà tá a bá wà ká káfa ẹni ọlọ́run bá sì gbé sí màkàmà tó bá ti jù á lọ ká bẹ̀rù màkàmà òun tó lè mọ̀ káfa màkàmì wà káfa wà ìdì ẹni ọlọ́run bá fi ṣe lè mọ́mú tó lẹ́yìn ẹ̀ bọ́lọ̀n bá gbé ọmọ kéwù rẹ̀ dìde inú àwọn ọmọ tí ń fọlá lọ́wọ́ ayé ṣe tí ó ju alọ́pọ̀ mẹ́ kọ́ wáyà kọ́ wáyà máa bínú àkìlọ́kọ́ mi sí. a yọkọ àbáyà kíni sẹ́yìn a máa wá pọ́n wálé a máa pọ́n wálé àpọ́nlẹ́dẹ̀ ń ṣe fún wa yìí nígbà lè wá sí kan á ní wá sí kí máa ránṣẹ́ sí a máa ránṣẹ́ yìí tẹ́ jẹ́ sẹ́yìn sínú wa ní mọ́ríkàsì àfáwà là ó ní ọjọ́ wọn jẹ̀bi wájú ọlọ́run ṣe rọ́jú gba kíw lẹ́nu àwọn tá a kọ́ sáwọn lẹ́nu làwọn náà gbọ́dọ̀ ولمن أعلى جنتان فبأي آلاء ربكما تكذبان النبي محمد أستيبا ولي ولي وعدتي أكون تريبا فقا في الإسراء والمعراج ولا النبي وعلى السماء ànábì tó lọ sọ́mà tó dé ọ̀pọ̀ tó nǹkan àwọn tó dé àwọn tó lọ tẹ́ àgbábọ̀ wọn mọ́ àwọn méjì ìdírísù àti anabi isa àmọ́ àwọn anabi yòókù wa lọ bó ń sí ọlọ́run wọn lọ bá anabi wọn pàdé ẹ̀ ní Baitul Maqdis wọn á wẹ́lkọ̀mù ẹ̀ gbogbo wọn á tò lẹ́yìn anabi Muhammad anabi ti mọ̀ yí pé àwọn bàbá bàbá àwọn jìbìrìlù ní ṣe tààrùfù ní ṣe tààrífù yí pé anabi adamani anabi kìnínì anabi kìnínì ní ṣe introduction ara wọn fúnra wọn anabi ọwọ́ akúnlẹ̀ fún wọn wọn á ní kó ń délẹ̀ wọn á ní kó ń délẹ̀ wọ́n ní kọ́ bọ́wájú kó kírun ẹwà bọ́wájú ó kírun ọ̀yọ́ màá lọ sánmà gbogbo wọn wá ń ṣe wàsíyà fànàbì nuha ṣe tiẹ̀ ibrahim ṣe tiẹ̀ eh, suleiman ṣe tiẹ̀ dawudu ṣe tiẹ̀ eh, kíni musa ṣe tiẹ̀ anabi isa ṣe tiẹ̀ kíni wàsíyà tí wọ́n ṣe anabi sì gbọ́ lò ó bó wàá ní ọmọ kéwù kó dìde tọ́lọ̀ wọn palẹ̀ tí ó ṣe yìí fún àbí mùkádàmù kó dìde lábẹ́ ṣéwù rẹ̀ tí ò wá ní gbọ́rọ̀ mọ́ anábì gbọ́rọ̀ sí gbogbo àwọn àmbìyá ò lẹ́nu ńgbà tó tún lọ sánmọ̀ tí ń bọ̀ tó gba ìrún wákàtí iṣẹ́ ọgbà tọ́lọ ní ọmọ buhari ọ̀pàdé musa bí ọ̀pàdé ẹ̀ musa wá ní kíni ọ̀ padà kọ́ lọ́sọ fún ipá rẹ̀ oníka o gbogbo màkàmà tẹ bá dé ẹran tí a gbà ẹ máa pàgbàlé ẹ máa tẹríba fáwọn àmọ̀síláwò ẹ máa fágbà lọ́wọ́ dáadáa àgbà yìí ṣòro dà o àgbà yìí ṣòro dà o àgbà yìí ṣòro dà o ẹ máa fágbà lọ́wọ́ dáadáa àgbà yìí ṣòro dà o. ẹ̀tẹ̀rí bàbá àgbà o ẹ̀tẹ̀rí bàbá àgbà o ẹ máa fágbà lọ́wọ́ dáadáa àgbà yìí ṣòro dà o. àgbà yìí ṣòro dà o àgbà yìí ṣòro dà o ẹ máa lọ́wọ́ dáadáa gbẹ̀yìn sọ̀rọ̀ dà o. kọ̀sídà bíi méjì kan tí wọ́n á fẹ́ fi kó nílẹ̀ ní pé ìbádọ́lá fásitẹ̀mì àrùn ẹ̀bá wọn kọ̀sídà tó jáde nì. كلمة القرآن فاعتبروا يا عباد الله فاستمعوا كلمة فاعتبروا يا عباد الله فاجتمعوا كلمة القرآن فاعتبروا يا عباد الله فاجتمعوا كلمة القرآن فاعتبروا يا عباد الله فاجتمعوا كلمة القرآن فاعتبروا يا الله أقوى القرآن كالتليك لو